إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيراً فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا عدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الحمد لله رب العالمين الذي فرض صيام رمضان على عباد المؤمنين امتحانا منه لهم أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفر وأتوب إليه واستعين واستهدي وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فالمهتدي ومن يجلب على هادي له وأصلي وسلم على خير خلقه محمد المصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه wàtàbíin wàtàbíihim bí ìsáni láyómi dínà máa bá ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jí wọ́n jábá tẹ̀lé wa lórí dáadáa bá ní yọ́nú súnwọ́n ìyọ́nú rẹ̀ ọlọ́run tí kó dórí àwa náà àtúnkẹwà kó àbọ̀ sí di ètò yìí ètò wa tafsirul Qur'an Karim tafsirul Qur'an Karim àlàyé ìfọ́síwẹ́ Qur'an Karim tí máa ń wáyé nú oṣù Ramadan torí pé shahru Ramadan shahrul Qur'an shahru Ramadan shahrul Qur'an oṣù Ramadan oṣù al-Qur'an ni tẹba wáyà tí a ké fún wa lè ní tàbá wáyà 185 kùránì orí kejì sọ́tù bákọ́rà ẹgbọ́n tọ́lọ́ bá sọ ṣàrù ramadan alladhi unzila fihi al ramadan tó pé náà lásọ al-Qur'ani للناس القرآن جاء نما فما الدنيا وبينات من الهدى ó tún jẹ́ àlàyé ọ̀nà mọ̀ ó tún jẹ́ ìwé asísọlójú rọ́ tí ń iye òdodo kó lára irọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́sìn ṣáájú pa mẹ́sìn pẹ̀lú alùkùránì ó rẹ̀ gbogbo àdáparọ́ wọ́n lọ́lọ́ níyàwó ọlọ́run ò níyàwó wọ́n lọ́lọ́ ń bímọ ọlọ́run ò bímọ ẹ̀ gbogbo eléyìí la máa rí alùkwáni nìyẹn àsìsọ lójú rọ́ ni torí díẹ̀ ìwé alálàyé ni ọ̀nà mọ̀ ni ló sì pé nínú Ramadan inú àdámálátayá ànábì sallallahu alaihi wasallam inú àjogúnbá wa musulmi oná ni al-mu'ayyashatu ma'al Qur'anil Karim fi shahril Qur'an shahr Ramadan al-mubarak ìṣẹ̀mí pẹ̀lú al-Qur'an ní oṣù al-Qur'an oṣù alábàríkà oṣù Ramadan torí díẹ̀ látàsìkò yí lọ láti máa rí káàkiri gbogbo àgbáyé inú rédíò inú tẹlifíṣàn inú masalasi ní àwọn ààyè pàtàkì pàtàkì ẹbọn rí táwọn yọ ma jókòó ti alùkùránì wọ́n ma pàgbó alùkùránì Karim torí pé à ń sẹ̀mí pẹ̀lú sọ alùkùránì tó tí Ramadan bá ti dé gbogbo ìgbà Ramadan bá ti dé ó mú ìrántí méjì wá bá wa láyé gbogbo ìgbà Ramadan jaa bidhikarayin ìmọ̀ mú ìrántí méjì wá bá yé bá mùsùlùmí dhikra nùzúlì kùránì Karim ìrántí àsìkò tá sọ alùkùránì kalẹ̀ díkìrà fọ̀díyà ti siyam Ramadan ìrántí pé a ṣe àwẹ̀ lọ́rọ̀ àyàn fún mùsùlùmí hàtàní díkìràyàn jẹ́bí ma ṣarù Qur'an ṣe Ramadan àwọn àrántí méjèèjì yìí alùkwáni wa mú bá wa torí díẹ̀ àsìkò ọdún láwàyí ọdún àmùsùlùmí ọdún sísọ̀kọ́lẹ̀ alùkwáni kẹrin ọdún pé ọlọ́run bá ṣe ààwẹ̀ lọ́nà yẹn lè wa lórí ààwẹ̀ Ramadan ààwẹ̀ tí máa ń pa ẹ̀sìn yàn rẹ́ ààwẹ̀ tí sọ ní di àtúnbí táàfí rújúrí ọlọ́run anábì ní máa ń sọmọ Ramadan imanan wẹ́tì sában gúbẹ̀láwọ́ máa tọkọdọ́mọ́dàn bíhì ẹn bá lè gba Ramadan látara ìgbàgbọ́ ẹ̀sọ́lọ́run tí ń retí bọ́lọ̀bà lọ́bà jọ́ san lẹ́san anábì lọ́lọ́run fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn wà máa ń kọ́ Ramadan imanan wẹ́tì sában ẹn bá lè lẹ́lẹ́májú ní Ramadan látara yí pé ó ń gbọ́lọ́wọ́ bá gbọ́ ló fi lẹ́lẹ́ mọ́jú tó sì ń retí pọ́lọ́wọ́ bá lọ́bá ẹlẹ́sàn anábì lọ́lọ́wọ́ fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn sallallahu alaihi wasallam ó ní man qama laylatal qadri wa ihtisaban náà ni òru mẹ́wàá àgbẹ̀yìn Ramadan ó ní ọlọ́ọ̀bá àlekè oró fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àsìkò àforíjìn láwàáyí ìgbà Ramadan àforíjìn ni ìdìde lóru àforíjìn ni ìsẹ̀mí ní alẹ́ àwọn alẹ́gbẹ̀yìn mẹ́wàá Ramadan táwọn wá orúlẹ̀tò kọ́dì àforíjì ní ẹ̀rí inú ẹgbà wá kan lọ́dọ̀ sàlám ó ní gbogbo ẹni kẹ́ntì Ramadan bá báláyé tí ó wá sí sẹ́nu Ramadan kó dẹni àforíjì olónà òbò olè foríjì má láíláí àníjọ kan anúbùsà sálám wọ́n lọ fẹ́ bá wọn sọ̀rọ̀ ní lùmọ́kà lórí mímbàrí ẹ̀ wọ́n ní ń gbà tó gbé ẹsẹ̀ lórí step àkọ́kọ́ wọ́n gbọ́ tó sí àmì ó tún gbẹ́sẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì ó tún ṣe àmín ó gbẹ́sẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta ó ṣe àmín ní bá ń bọ̀rọ̀ lọ nígbà wá sọ̀rọ̀ tán wọ́n sàbí wá béèrè irú òjíṣẹ́ ami agbọ́ àmì mẹ́ta tó ṣe irú ni ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbogbo Ramadan bá tí ó bá sẹ́nu Ramadan kó di ẹni àforíjì kọ́lọ̀n mú rẹ̀ gúnlẹ̀ sí àmì inú sàmì gbogbo ẹnikẹ́ni tí a bá dárúkọ rẹ̀ ní sejú rẹ̀ kò wá tọrọ àsàlátù fún ẹ pé kọ́lọ̀n kó fún mẹ́ gúnlẹ̀ sí àmì inú sàmì gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní láti báwọn òbí ẹ̀ méjèèjì láyé àbọ́kanú wọn tí ó wá tara ṣiṣẹ́ rẹ̀ kọ́dọ̀ máa lè jẹ́ kódé ní àforíjì ọlọ́kùn fún mẹ́gbólẹ̀ sí àmì àwọ́kàmọ̀ ọkọ̀lọ́sọ̀sọ̀lá àmì mẹ́tanù nínú àmì mẹ́tanà ní Ramadan àsìkò àforíjì rí àǹfààní lọ́dọ́ bá fún wa yìí ló tún fẹ́mi àti ẹ torí pé bùlúgbò Ramadan ní ìmà rọ̀bàníyà mínàdù ìlàhíyà Ramadan báyẹ̀ láyé ẹ̀bùn ọ̀dọ̀ lónìí kò sí tó sí dédé rẹ̀ Abu Hurairah gbà àdísìkà wáyé bẹnu mọ́sàn Imam Ahmad nínú ẹgbàwá kan ó náà méjì gba ìsìláàmù lọ́jọ́ kan lọ́wọ́ ànábì ẹgbà kan náà mẹ́ta ni ẹgbà tó náà méjì ni ó ní wọ́n gba ìsìláàmù ẹbí kan náà ni wọ́n ìran kan náà ni wọ́n wá sí ìsìláàmù ìsìláàmù wọ́n dá ọlálàáfíà títí tí ogun ìsìláàmù kan fi dé báwọn méjèèjì láyé wọ́n wá lọ sójú ogun ọ̀kan wá kú sógun ìkejì òkú ọ̀kan nìkan ẹ tó wá kú náà tó wá lọ́dún kan láyé lẹ́yìn ìgbà yẹn kó tó wá kú kò kú sójú ogun tí ó kú sílé ni ọ̀kan náà wọn ọmọlẹ́yìn àníṣẹ́ sàrán kò ní tọ́lẹ̀ abúnú Ubaydullah sahabiyun jalil radiyallahu anhu ajma'in sábẹ́ nínú àwọn èèyàn pàtàkì inú ta Islam táàlì makatan rẹ̀ tọ́lẹ̀ abúnú Ubaydullah radiyallahu ta'ala anhu ló bá lálà ló wá rí àwọn méjèèjì náà fẹ́ wà lìjẹ́nà lójú àlá rẹ̀ ó wá rí pé ẹni tó tó gbé ń tọ́kọ́ lọ́dọ̀ ànábì ní pé gbogbo ẹmbá ti kú sójú ogun shahid ni okùn torí ọlọ́run bá ní oyè ńlá ni inú ó sì lọ́lájú ní ikú bóòlò wá jẹ́ dẹ́n tó wá kú gbẹ̀yìn wá wà jẹ́nà síwájú ẹ̀ aláìdáláàmú ilẹ̀ sí mọ́ ọlọ́bá ànábì tí mo lójú oorun rẹ̀ ànábì dálóhùn ó ní ọkùnrin sọ́lá ó ní à ah, kí ló fẹ́ sẹ́lẹ̀ ṣé kìí ṣe wípé ń ń sọ yìí tó kú gbẹ̀yìn ọgbà Ramadan tí bá àwọn Ramadan kan bá láyé lẹ́yìn ó tí lẹ́yìn ó tó kírun ọdún kan in tó lọ́wọ́n fi jẹ́ kí ládá rẹ̀ pọ̀ ju ẹni tó kú sójú ogun lọ́nà ló Ramadan bá ti ń bá wa láyé táà bá ti lè ń gbà à ń gbo ìsìlọ́dọ̀ Ọlọ́run bá ní gbogbo àtàrà tó ń wà láyé lẹ́ni àǹfààní ni a jẹ́ jẹ ọ̀bọ ká kásìlọ́n bó ṣe bó ṣe yẹ́m̀bẹ̀ oṣù sẹ́ni oṣù dúrẹ̀bẹ̀ sọ́lọ́ ọba ní láfi ní àwọn kajá ń pè ní àmàdù Ramadan wọ̀dọ́bì Ramadan àwọn sẹ́dá àmásí Ramadan àwọn sí olóore ọkọ̀ bẹ̀rẹ̀ siyamu ayyamihi tagba gba àwọn àwẹ̀ ọjọ́ ọbẹ̀ ẹ̀rì bishurut wal adab wal akhlaq pẹ̀lú àwọn májẹ̀mú àwẹ̀ kí májẹ̀mú kí àwẹ̀ wá ní májọ̀ta ẹkó ní lẹ́yìn náà àwọn ẹ̀kọ́ yáyì tí a fi gbá àwẹ̀ tí a fi ní ládáwẹ̀ àwọn ìwà aláwẹ̀ kájọ wà nú gbèsè ayé wa kìí sáwẹ̀ wọ́n ní gbàmọ́gbà àní Muhammad ó ní àwẹ̀ kìí sẹ́mí ẹjẹ́ mi òmú nìkan ó ní jíjẹ́ àwẹ̀ làwẹ̀ tá gbà kó mi kébékébé àsọ̀sọkúsọ àwòkúwò àfẹ́sẹ̀wà rìn lọ́bí jọ ọ̀dá àwẹ̀ ní ẹ̀ àwẹ̀ tí ẹ ká arábáwàgbà sọ́wùn lè jàwárì ilẹ̀ mùsùlùmí tó fẹ́ gbàwẹ̀ gidi ẹnu ẹjọ́bọ̀ gbàwẹ̀ yọ̀rọ̀ kó mbẹ̀ yòfówó kó mbẹ̀ yọ ìké kó mbẹ̀ yọ ọ̀rọ̀ ìkó mbẹ̀ má fẹ́ jẹ́ gbọ́gbọ̀ gbogbo ọ̀fẹ́ mọ́rọ̀ òkúrò ẹ̀rí lẹ́yìn náà kìyàmù láyàlìhì nígbàtà bá bọ́ lọ́wọ́ bá lò lọ́sàn pẹ̀lú ọ̀rọ̀ gbígbà àwòtọ́ lálàáfíà lẹ́yìn náà ká máa lẹ́lẹ́mọ́jú fún ọlọ́run ká máa jẹ́ kí òru kan bọ́ inú àwọn Ramadan láì dìde yan náfìlà fún ọlọ́run báyìí kó kéré ma agaga al-muhafazatu wala salawati tarawi ká mójútó àwọn ìrun tarawi ìrun àkísinmi ká lọ bí ìran àkísìnmi lànàbí pé kìí sí ìran àsáré kí ara ṣe wa inú Ramadan bákanáà tilawatul Qur'an lèmọ̀nà àjẹ́rẹ̀ kìrá lẹ́yìn náà kíkí alùkùránì fáwátá lè kí alùkùránì wal istima'u ila tilawatul Qur'an kama tẹ́tí gbọ́ kíkí alùkùránì a lè ké àwádá lè ké a mọ̀ ké a tún lè gbọ́ ẹn tí ó bá lè ké kó má gbọ́ ẹ̀rí láàdá ń bẹ níbi kíké láàdá ń bẹ níbi gbígbọ́ wàtàdábùrì ma'ánil Qur'an bẹ́ẹ̀kan náà ká máa ronú sí àwọn tó màlùkù á ní kiri lópe tí a bá ń ké agbọ́dọ̀ mọ̀ túnmọ̀ rẹ̀ torí à a ní Yorùbá tó lè máa wò tọ́bà gbọ́lábáwá mọ́rú sí túnmọ̀ rẹ̀ ara sí olóore inú Ramadan ni bákan náà az-zikr wa du'a ìrántí Ọlọ́run bákan náà ìmọ́sàdúà oṣù àdúà ni tẹ́bá wáyà 186 nínú Suratul Baqarah náà وإذا سألك عبادي عني وإذا سألك عبادي عني tí àwọn ẹrú mi bá bi ẹ́ léèrè nípa mi rẹ̀ Muhammad fa inni qareeb Ọlọ́run lèmi Ọlọ́run mo súnmọ́ pẹ́pẹ́kì ujibu da'wata da'i idha da'an mo máa ń dá lóhùn ẹni tó bá pè mí nígbà bá ti pè mí falyastajibu li kọ́nà dẹ́mi náà lóhùn wal yu'minu bi gáàsì gbà mí gbọ́ la'allahum yarshudun látàlá oṣù ramadan ṣàdúà ni a ṣàdúà fúnra wa a ṣàdúà fún ọmọ wa a ṣàdúà fún ìyàwó wa a ṣàdúà fáwọn ọkọ wa a ṣàdúà fáwọn òbí wa a ṣàdúà fún ìjọ wa a ṣàdúà fún ìlú wa a ṣàdúà fún orílẹ̀-èdè wa a ṣàdúà fún gbogbo àgbáyé ọmọ ẹ̀dẹ́yàn a ṣàdúà fún àgbáyé mùsùlùmí àgàbí jẹ́ tí rán wàhálà bí Filastin a kò fà àdúà kọ́lọ̀ ọba àlékẹ́ ọlá kọ́bá ni yóò ń kó nùsòro tí wọ́n wà gbogbo bí tí wàhálà ti ń ṣẹ̀ lórí láyé bí Yemen ẹ̀rì bí Syria gbogbo ẹ̀ káàkiri káàkiri asàdúwà àgàlúlẹ̀dẹ̀ wà iná pé a tún yí ìjọba padà ìjọba tuntun asàdúwà fún ọkọ́lọ́wọ́ bá ní mú wọn dúró kọ́lọ́bá ní kọ́ máa ṣe kọ́lọ́ jí wọ́n ṣàṣeyọrí gbogbo tí ń jẹ́ ìnira nínú ìdúwà kọ́lọ́wọ́ bá gbé fúfúyẹ́ ìnira ìrìnà ìrìnà ìnífọ̀kàbalẹ̀ tí gbogbo ẹ̀gbónà gbígbà tàṣẹ́lẹ̀ ayé rí abẹ́ ọlọ́mbà àsìkò tá fi ibẹ́ ọlọ́mbà rẹ̀ tá dúró lẹ́bẹ̀ẹ́sọ́lọ́mbà lọ́rùn àdúrà tá ma ṣe tẹ́mi wọ́n mọ̀ wárìrì tí o mọ́ jáde lójú wa tó ẹgbẹ́ ẹ̀sẹ̀ náà bá sí ọlọ́nkọ́rọ̀ fún ẹ̀sẹ̀ wájú wa ilé pọ̀ ilé ilé pọ̀ ọlọ́ba ní dẹ̀ ṣe Ramadan sáré zikir ó sọ mọ́dún tàbí ẹ̀nàtí ọlọ́ba ní subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar la ilaha كل شيء قدير استغفر الله استغفر الله استغفر الله ìrántí Ọlọ́run ló ṣíríṣìí tàbí tó sàṣàlátù fún ànà sàṣàlá bákan náà ìfẹ́rù sọ imí ìfún àwọn aláwẹ̀ lóúnjẹ sínú oṣù káfún ẹ̀lá lóúnjẹ sínú ni in ti pàrẹ bá ká májì Ramadan ọlọ láì fún ẹ̀ lóúnjẹ sínú anábìtẹ́ ìbá fún aláwẹ̀ lóúnjẹ sínú ó gba ládá aláwẹ̀ ládá aláwẹ̀ sí ní dínkù tó bá fún ẹnìkan lóúnjẹ sínú tí wọ́n náà gbáwẹ̀ níjọ́ ìyàwó méjìlá àwẹ̀rẹ́ tó bá fún yàn márùn àwẹ̀ mẹ́fà làwẹ̀rẹ́ kọwàá ti mú nú àjẹ́ ń dà rẹ̀ pé tí Ramadan ní ìtàn o lójoojúmọ́ ma máa sí èèyàn méjì lẹ́nu tí Ramadan bá parí tán 90 láwẹ̀ àwẹ̀ 90 lọ́gbà oṣù Ramadan tàbí ṣe rere ni oṣù alisan ṣe rere ìlàlẹ̀ aramil sọ́jọ́njí opó wàlìyàtá mọ́ sáwọn ọmọ òrukàn a sì dáadáa sí wọn àwọn tọ́kọ wọn kú àwọn tí mi ò ní babaláyé a sì dáadáa sí wọn ìlàjìrán àwọn aládùgbò wa a sì dáadáa sí wọn wọn bá jẹ́ mùsùlùmí wọn bá máa jẹ́ mùsùlùmí oṣù dáàbí ṣe dáadáa ni ṣẹ́rù tọ́ọ̀bà ó dábí tó padà sọ́dọ̀ ọlọ́ọ̀bá ni oṣù ronúkúwàdà ọ̀mùtí ni mí mi ò ní mutí mọ́ ó lè ní mí mi ò ní jalè mọ́ ó ṣìnà ni mí mi ò ní ṣe ṣìnà ẹ̀rì apààyàn ni mí mi ò ní pààyàn mọ́ mọ́ ń gbowó ẹ̀yìn tẹ́lẹ̀ mo túbá mi ò gbá mọ́ mi ò fúnyàn mọ́ mi ò ní ṣòfò mo máa ń bóra tẹ́mi ìbóra má sẹ́yún sẹ́yún ni mímọ̀ sẹ́yún má bẹ́ẹ̀ lóbìnrin tí ní òhò tí ó lè jẹ́ àbí mo kó lágbárin òhò èmi náà dẹ̀ tí ọmọ para má ẹ̀rí gbogbo ọmọ yahoo yahoo mi ò ṣe yahoo yahoo ma ò túbá mi ò dàlú má iṣẹ́kíṣẹ́ tí a máa rán mi mi ò jẹ́ má ẹ̀rí ṣọ̀rọ̀mọ̀dán ṣọ̀rọ̀tẹ̀gì yìí wà ní ìsìlá oṣù yí padà ni oṣù àtúnṣe ni tátùnra wa ṣe àtún ẹ̀mí wa ṣe àtún wa wa ṣe àtún agbóyẹ wa ṣe oṣù ni iṣẹ́ pọ̀ mbẹ̀ tó bá di pé wá ń délẹ̀ lọ oṣù ti káàfù ni oṣù kúrá sí masalasi táàmù bọ́lọ̀ bá páyìn ẹ̀rì bẹ́ẹ̀ náà ni ṣàrù ziyarat tó tá fi mọ́ sábẹ̀wò ni ziyaratu la sorihin alọ́mọ́ bí àwọn ẹni rewò ziyaratu ila mustashfayat alọ́sọ́sọ́ alọ́bí àwọn la sujud a lọ sẹ́wọ̀n a lọ mẹ́já ń bẹ lẹ́wọ̀n wò gbogbo àwọn àyíká ilẹ̀ lọ máa bẹ̀ wò ní Ramadan ziyara lil qubur a lọ bẹ̀ sàárè wò pẹ̀lú ẹ̀kọ́ tàbẹ̀ sàárè wò gbogbo lè ní ṣe olóore tó gbà tí Ramadan náà bá lọ tán á di àtúnbí nínú ọkàn á di àtúnbí nínú làákàyè á di àtúnbí nínú ìwà á di àtúnbí nínú iṣẹ́ lọ pé يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

ká dá máa sí ọlọ́ọ̀bá ma ká máa ṣe ká dá máa débi ọlọ́ọ̀bá ma ká jìnà sí kò jù bẹ́ẹ̀ lọ ká máa máa sí ọlọ́run ká sì máa ṣe mọ́ débi ọlọ́run ká sì jìnà sí ètí jẹ́ ìpayọ̀ ọlọ́run tọ́lọ́ ní Ramadan fẹ́ ṣe fún àánú kó tún wa bí kọ́ yàtọ̀ nínú ìgbésí ayé ẹ̀ kí bó ṣe wọ Ramadan ló tún jáde ń bẹ̀ dúndúkú torí díẹ̀ ilé iṣẹ́ Ramadan ṣe Ramadan madrasatun sáàrù Ramadan madrasatun madrasatun tarbawiyya madrasatun tarbawiyya ilé ẹ̀kọ́ tá àti rí nini ilé ẹ̀kọ́ rí nini ẹ̀rí tarbiyatu ruhiyya ìrí ní ti dàgbàsókè mi ramadan wa khuluqiyya tí ìwà ramadan wa thaqafiyya tí ọ̀làjú ramadan wa ijtima'iyya tí àwùjọ ramadan wa sihhiyya tí ètò ìlera ìrí ti ìlera ní ramadan ẹ̀rí ẹ̀kọ́ pọ̀m̀bẹ́ tí èyàn máa kọ́ nínú Ramadan lóṣù ẹ̀kọ́ ni ó dà gẹ́bí dáúrà ni sẹ̀mínà sẹ̀mínà ọlọ́run mudatuwa sharun kamil udido sukani iléeṣẹ́ lè ní tí wọ́n kọ́ èyàn kan jáde iléeṣẹ́ tí wọ́n lọ sí sẹ̀mínà two day sẹ̀mínà wọ́n fún ní wẹ́ẹ̀rì wọ́n kópa nínú sẹ̀mínà táwọn ìbá wá dé láti sẹ̀mínà àwọn tí a lọ́bẹ̀ wọ́n fásikò wé ráre bẹ́ẹ̀ náà tí mùsùlùmí bá gba àwẹ̀ délẹ̀ tàà gbà tán tàà jáde nínú àwẹ̀ tàà wá yàtọ̀ sáà jẹ́ mùsùlùmí a yàtọ̀ sáà tí kì í gbáwẹ̀ àti wípé àsìkò wa tàà lò àwòsẹ̀nu ẹ̀rí gbogbo wa tàà ná àwòsẹ̀nu torí jẹ́ agbọ́dọ̀ yàtọ̀ inú inú Ramadan ilé ìní ọlọ́ọ̀bà àlekọ́lá òun náà ní gbé ń sọ wípé òun pẹ́ntẹ́ ẹgbẹ́ ọlọ́ọ̀bà gbọ́ ó sí àwẹ̀ lọ́nà yẹn lé lórí tẹ́bọ̀ sí lọ́nà lọ́nà àjá síwájú yín kí ẹ lè bá páyọ̀ ọlọ́run kẹ́ lè bá fi àwọn àjẹgẹjẹgán lọ síwà olóore ìwà dáadáa ìwà rere eléyìí òun náà ni ìtumọ̀ pé à ń gbààwẹ̀ àwẹ̀ tá gbà tí ó tún wá ṣe ni Imam Ghazali rahimahullah nígbà tó pín àwẹ̀ ó pín àwẹ̀ sí mẹ́ta ó pè ní kí ilẹ̀ sísù ká sínú ní pẹ̀lú àwẹ̀ gbogbogbò àwẹ̀ tajá tẹ́ran general fasting ó lẹ́lẹ́kejì ní sọ́mùlẹ̀ kòsò àwẹ̀ àwọn ẹni ẹ̀sà àwẹ̀ tí ẹka arábáwa gbà ojú bẹ́ẹ̀ gbà ẹnu bẹ́ẹ̀ gbà Jabir bin Abdullah ohun tó bá gbàwẹ̀ jíkojú ẹ̀bẹ̀ gbàwẹ̀ jíkẹnu ẹ̀bẹ̀ gbàwẹ̀ jíkẹtì ẹ̀bẹ̀ gbà jíkẹkẹrẹ ẹ̀bẹ̀ gbàwẹ̀ má lẹ́yìn náà sọ́mù kòsó lè kòsó àwọn ẹni ẹ̀sà nú àwọn ẹni ẹ̀sà àwọn àwẹ̀ àwọn ànábì ọlọ́run ọkàn wọn abáwọn gbà rẹ̀ làákàyàn abáwọn gbà rẹ̀ àwẹ̀ tó pé jù lọ́nu bàbá tí ẹ lè jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì yẹn kí wọ́n kára bá gbà rẹ̀ ká máa fọwọ́ wa sí ntọ́nà bọ̀ fẹ́ ká máa fojú wa wo ntọ́nà bọ̀ fẹ́ ká máa kọlọmọsẹ ràn wá lọ́wọ́ láti gbààwẹ̀ àtọkùnrin wa tóbìnrin wa lọmọsẹ ràn wá lọ́wọ́ láti gbààwẹ̀ àtolórí àtọmọlẹ́yìn lọmọsẹ ràn wá lọ́wọ́ láti gbààwẹ̀ wá rèé ìyẹn ó gbà pẹ̀lú àníyàn tó dáa gẹ́gẹ́ bí ìlànà Islam tó dáa jùlọ ká máa dà níyàwó lójoojúmọ́ ara àbátan ńlá lè dàálẹ̀ pé gbogbo ọjọ́ alẹ́ kọ̀ọ̀kan lá máa dà níyàwó ìyẹn lọ dára jù ká sì sọ gbogbo nǹkan tí máa bà àwẹ̀ jẹ́ kéèyàn jẹun kó mu a máa bà àwẹ̀ jẹ́ kéèyàn lásìkò pẹ̀tọ́kọ́láyà a máa bà àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan la gbọ́dọ̀ sọ́ra fún àbára ẹni lásìpọ̀ ní Ramadan tàbí wípé àjẹun àkàdìkàdì jẹun ní Ramadan lọ́dọ̀ àwọn afẹ́sìn bí èèyàn bá ti dán kan wúnú méjèèjì yìí ìtólókèjì lọ́dọ̀ àwọn afẹ́ni pé èèyàn san ọjọ́ yẹn padà yóò tó san kàfàrà kàfàrà ní pé ó kítan yányá yóò bọ́kùn lọ́rùn ẹrú tí ó bá rẹ́rú tí ó bọ́kùn ní ọrùn rẹ̀ yóò gba àwẹ̀ oṣù méjì tàbí kí ó bọ́ ọgọ́ta èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí náà nìkan tàbí sọ fún wa àtẹ́ntọ́ sọ àtẹ́ntọ́ gbọ́ da kí a ka láàkà da la náà subhanaka allahumma bẹ̀rẹ̀ ṣọ̀dá la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khairihi wa sharrihi min Allah wal ba'thi ba'da al maut لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر